وصيته للأولين والآخرين كيف لا وقد قال سبحانه وتسامى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله لقد أضلنا شهر الصوم شهر مبارك أعلن الله سبحانه وتعالى شرف هذا الشهر على رؤوس الخلائق وأمر نبيه بصيام هذا الشهر وأمره أن يأمر أمته وأن هذه الأمة ليست هي أول أمة فرض عليها الصيام قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم وإياكم أن اتقوا لعلكم تتقون أمة الإسلام إذا كان هذا كذلك لا بد لنا أن نعلم كيف نستقبل هذا الشهر المبارك شهر يفتح الله سبحانه وتعالى فيه أبواب الجنة الثمانية ويغلق فيه أبواب النيران شهر لله سبحانه وتعالى في كل ليلة منها متقاء من النيران شهر من وفقه الرحمن سبحانه وتعالى بالصيام وقيام خرج من ذنوبه كيوم ولدته أمه شهر فيه ليلة هي خير من ألف شهر شهر أنزل الله سبحانه وتعالى في القرآن إذا كان هذا كذلك أمتنا لا بد لنا أن نستقبل هذا الشهر بنية صالحة وبالعزم ألا أننا نريد أن نكثر من العبادات وأن نكثر من قيام الليل نريد أن نكثر من تلاوة القرآن نريد أن نكثر من الجود والإنفاق على من دوننا من المساكين وكذلك شهر لا بد لنا أن ننوي استقباله بالإقلاع من الذنوب بل بالتوبة النسو فالتوبة الصادقة يحتاجها كل مسلم في رمضان وفي غير رمضان فربنا سبحانه وتعالى يحب التوابين ويحب المتطهرين أولا فقالة تسوى المسلمين أنتوا عليكم كرات جرفان النبي صلى الله عليه وسلم ẹn tó bá rí dàrí láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́ọ̀bá ní sàríkún kí annabi wa bá ní sàríkún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti ọ̀sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ń dọ̀gbà Allah subhanahu wa ta'ala jẹ́ kábẹ̀rù rẹ̀ nínú al-Qur'an láì mai ọ̀nà àwọn bẹ̀ẹ̀

jí ọba wà láàyè wa Ramadan yìí mẹ́jà wà ní tí múraadé tí ó sì ní ìbálayé àbíọ̀ nínú ọ̀dà ní kẹsì rẹ kó o se wá lẹ́wú tó jẹ́ pé àwọn Ramadan pẹ̀lú ń tàbá kó níbẹ̀ nínú rẹ̀ ẹ̀sẹ̀ dákùn sí alẹ́rú tó jẹ́ pé a jáde kó Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ oṣù pípọ̀ kí wá ní tí àwa mùsùlùmí táà bùkátà tí wọ́n sọ bá kú díẹ̀ báyìí o náà ní ká mọ̀ pé hádà Ramadan Ramadan táwọn yìí a pàdé rẹ̀ pẹ̀lú àwọn ìṣesí kan pẹ̀lú àwọn ìwàsí kan pẹ̀lú àwọn àgbọ́yé kan ìdán kútúbà yìí in tí ń sọ fún Ramadan bóò la ṣe fẹ́ Ramadan àkọ́kọ́ a pàdé Ramadan bí níyàtín ha pẹ̀lú àníyàtọ̀ dáaná àníyàwó àníyàn ni pé nínú Ramadan yìí mọ̀ fẹ́ pọ̀ ní ìforíbalẹ̀ fọba dẹ́dà nínú Ramadan yìí mọ̀ fẹ́ pọ̀ lẹ́n tí tọrẹ nínú Ramadan yìí mọ̀ fẹ́ pọ̀ lẹ́n tí mo fẹ́ pọ̀ lẹ́yìn tí ó máa ṣàtúnṣe láàrin èèyàn méjì azimu ìdàmúrẹ́ yóò wà fún mùsùlùmí dáadáa tí ó máa fi jẹ́ ìdúpẹ́ pé ọba dẹ́dà sọ́run láti èsìn di ọdún ọbádàkùn mọ́sàásí rọrùn bẹ́ẹ̀ fún wa jẹmọ́ra rọmọdọ́ yìí táwọn sọ̀rọ̀ rẹ̀ àwọn tó lọ sáájú wa wọ́n dá odidi ọdún kan àti wọ́n méjì ni tí rọmọdọ́ ń bá ti lọ táa kó sínú Shawwal wọ́n mọ̀ wá kíra wọn ọlọ́run sànúwá ó yóò tó jẹ́ mi ọ̀bọ́ wọláyé ó yóò sànúwá ó tí rí Shawwal yóò fi lọ wọ́n pọ̀ sínú Zulqaada wọ́n tó mọ̀ kíra wọn bẹ́ẹ̀ wọ́n tó bọ́ sínú Muharram wọ́n tó mọ̀ kíra wọn bẹ́ẹ̀ wọ́n bẹ̀nu

mo ti ń pìpì ara mi láti jáwọ́ ń bí àwọn ẹ̀ṣẹ̀ tọbàdẹ́dọ̀ ọ̀fẹ́ tí mo ń ṣe sẹ́yìn náà ti pìpì ara yín láti jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ tọbàdẹ́dà tọ́kọ̀ ká máa bọ́n fi tó ti sọpá àgbọ̀rọ̀ fi bọ́n lò àwọn àṣẹ sí èdè àti pòm̀bẹ̀ táúbà ìrọrún padà sọ́rọ̀ bàdẹ́dà àti gbìyànjú láti lọ rẹ̀ bọ́sọ̀ rẹ̀ lẹ́ eléyìí jẹ́ ara àwọn nǹkan tí àwọn tó lọ sáájú wa tí a fi máa múra dé Ramadan bẹ́ẹ̀ sì ni àníyàn rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ yìí olórí pátápátá ni jaa fi sahih min hadith ibn Abbas radiyallahu ta'ala ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها له عنده حسنة كاملة gbogbo ní ìsìsì rádà tó Ramadan ní ma parí Kùránì kọ̀ọ̀kan lójoojúmọ́ inú Ramadan ma bọ́ èèyàn márùn ma in ti dáadáa kọ̀ wà rí hasanatan kamila ọlọ́wọ́ sì bá kọ dáadáa kẹ sọ́dọ̀ ọbàdẹ́dà kó ríṣẹ́ ní o tọ́bá ríṣẹ́ ọbàdẹ́dà fún ní àìmáyé dáadáa yóò tó wá máa bá tẹ́msì ẹ̀ ẹwà níyà àwọn àfáà ní yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ al-insan idhan kharama umru wa sabaqa ilayhi min Allahi amru wa aadati ruhuhu ila bariha qamati niyyatuhu maqama amali ntan linu tọ́mọ nìyàn tí bá ń ṣẹ̀ṣẹ̀ rẹ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìrìn àmìkọ́rọ̀m àsìkò tọ́lọ̀ ní ó lò tọba ti è pé wọ̀sábàkọ̀ ilé ìmìnà lọ́yà amúrù in tó lọ ń lò ń fẹ́ sọ pé yóò fi sáyé etí ẹ̀ ó tán wà á dá ti rúhùrú ìlàbàríyá tí ẹ̀mí rẹ̀ sì padà sọ́dọ̀ ọba tó dẹ̀mí ò nípìlẹ̀ mùmìnì rẹ̀ ni ó aláníyàn dáadáa sí ni bí ṣe ń bẹ̀rẹ̀ mìírẹ̀ níjọ́ tí ó kù

tí wọ́n bá ń pọ̀lọ́n ló ń dédé àwọ̀ ọgbá ó wọ́n ní kí ó tẹ̀ fígbà wọ́n ní ìdàbádọ́rùn bẹ́yìn bá ṣe dáadáa kan yóò fún ní ládá mẹ́wàá kéèyàn sẹ́jú dáadáa tí wọ́n ṣe síyàn lọ wọ́n ṣe dára yọkà kí lọ wá fàá tó fi jẹ́ pé bóńkálukú se sí tí ń fi ẹ̀sán ẹyọ kan san mẹ́wàá kí ni ó fà tó bá di àlìkìámà tí ọ̀wọ́n ọjọ́ orí ẹni kọ̀ọ̀kan kọ́ jẹ́ pé in tó fi sẹ́nà ní èwọ́ná èyàn ló ti yàṣìláyé yọ́ ọ̀sẹ̀ lọ́n ẹwà ni ọmọ ìgbẹ̀rún náà lọ́gbẹ̀rẹ̀ náà dáadáa tó dúrára tí ń ṣe sí alọ ìwà àpọ̀lẹ́ ni ṣùgbọ́n ìwà àkà òníkéyìn ó fi ogún ọdún sẹ́yàn kẹwàá fi àìmọye ọdún gbére máa fi yàjẹ́ àwọn mímọ̀ ni ẹ̀bà sí wà gbé ìbéèrè kí ẹ má pẹ́ ọba dẹ́dà láyà ìbéèrè lẹ̀bà gbé wá tí ọba yẹyìn in tí ń bẹ́m̀bí alamari o náà ni tá ń sọ pé innal insana idhan kharama umruhu وسبق إليه من الله أمره وعادت روحه إلى بارية قامت نيته مقام عمله ọmọ nìyàn kọ̀ọ̀kan tó bá ti bọ́dọ̀ ọba dẹ́dà a níyà tó fi bọ́lọ̀ ni àgbésẹ̀ rẹ̀ lè lórí mọ́nifáìn múmi níyì ọlọ́run in ni ah

kí ló fa ǹtọ́ màlìjẹ́ náà fún ẹgbẹ́ lọ́gbẹ́rẹ́ àníyàn náà ni àwọn bàbá wọ́n tí wọ́n lọ ìgbogbo tọ́lọ̀ tí mọ́ dọ̀ tí ó sì tọ́sórí dára kódà àwọn sọ̀hábà ní sọ̀sọ́lẹ̀m ní tí wọ́n wọ́n nípa ọlọ́ndakú jáwọn tó ṣe sí jáwọn tó ṣe sí jáwọn tó ṣe sí jáwọn tó ṣe sí jáwọn tó ṣe sí náà ní bẹ̀rẹ̀ mọ̀ tẹ́ fẹ́ bọ́sù ẹ̀sẹ̀ lẹ́ àníyàn ta fi máa bẹ̀rẹ̀ àwẹ̀nu kèèsì àníyàn mọ́ fẹ́ fi ẹ̀sẹ̀ kọ́ yẹmìsí o mọ̀ mara ìmìnà mara ní àà ní pẹ̀rẹ̀ ọba yóò mọ̀ mọ̀ púpọ̀ kò yízi ṣùgbọ́n nígbò olóṣùké pé àà inú tún sọ́lọ̀ ní ìsinú o ń ma'rifati ṣarafi àdà ṣahar ilé iná gbọ́ fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n fi ń ṣe sí Ramadan agbọ́dọ̀ lọ́rẹ̀ ẹmẹ́ yìí ẹ̀yẹ ọlá ipò ńlá ìyọnú Ọlọ́run tí ń bẹ láàrọ̀ oṣù ta fẹ́ pàdé wa hadha amirul mu'minin Umar ibn Khattab radiyallahu ta'ala anhu idha jaa marhaban بمطهرنا من الذنوب مرحبا بمطهرنا من الذنوب هم وما كان يما كي oṣù Ramadan Ramadan káàbọ̀ máa wulẹ̀ máa rọra ìwọ ló dé tó wá fẹ́ fọ́wà má kó ń bí gbogbo kùdíẹ̀kùdíẹ̀ wa kànkàn àtọ́sẹ̀ ló tó ti mú dẹ̀yìn ọkàn tí ó gbàradúó èmi o mọ̀ kí ọ káàbọ̀ kò ti gbàradúó báyìí in tí mẹ́rù máa sọnù radiyallahu ta'ala anhu wa arda táà bá ma ń ṣárọ́fù oṣù yìí ha ní lóṣù lókúlò torí pé ọba dẹ́dà ó gẹ́ fún rẹ̀ tó pa oṣù ilé fúra ara rẹ̀ ó bí ẹ̀ ṣùgbí ò ṣe máa lọ tí ó kọjá lọ pé à ṣẹ́mọ̀ sí ìlú bí ní ó tún yá fún padà bẹ́ẹ̀ ni ó ṣe lọ kí lẹ̀ ríwa ó ní àyàmán máa dùdáàt Ramadan àwọn ọjọ́ tó ṣe é kàbá iná ìlọ́nà ìlọ́nà ìjọ àbá ti bẹ̀rẹ̀ láti parí lára àpẹẹlẹ́ tó wà rẹ̀ tún aṣọ mi wọ̀ kábọ́sọ̀ ẹ̀sẹ̀lẹ̀ máa zannukum bí ṣáàrin jẹ́ aláhùn rahmanu mubaraka bó láṣẹ́rọ èmọ́ ọlọ́n lároṣù ìtó fúrọ bá dẹ́dà lóṣoṣù ní oṣù ìbùkún oṣù kíni oṣù ìbùkún oṣù ìkẹ́ fúrọ bá dẹ́dà lóṣoṣù ntọwa fi ni. لله في شهر رمضان في كل ليلة أتقى من النيران gbogbo pátá من رمضان إن الله wọn tí wọ́n ma sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀nà ló ń ṣe ó ti wà ń bèbè rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo tó ń dánwò àti yọnú sí ọya ẹbọ́kùn náà lọ́rùn rẹ̀ lágbàjọ́ kò ní wọná máa lóró òun lọ́rùn bá ní báhùn olóṣìmọ̀ yóò nǹkan tí wọ́n ma ṣe ń jojúmọ́ kó di ọgbọ̀n tí yẹ sí ń pèrè mùsùlùmí lọ́mọ lẹ́yìn ànábì à ó sì díẹ̀ o ṣánrún oṣù tá a fẹ́ kó sínú ẹ̀ tí bá ti ń wọlé báyìí ọlọ́run ní ya'murullah bi gbogbo ẹn tí ń ràn kànkẹ́ kéègùn rí ó lélé ọba rẹ̀dẹ̀ ó tún wà ya'muru bí ìgbìláàkì àbúwábì nìran gbogbo lẹ́kùn tọwọ̀nú náà ẹlọ́tí kí gbogbo dẹ́sẹ̀dẹ́sẹ̀ kó lè fọkànbalẹ̀ pé wọ́n gba ìtúbà tọ́lọ̀ ọ̀bà nígbà túbà kò ní pé wọ́n máa tilẹ̀kùn iná nígbà rọ̀mọ́tọ́wà sí kíni o tọ́bà wọlé ebi tí pàmìlẹ̀ òtẹ́lẹ̀ náà àjẹ́ pé ìkẹsí ó sì ń bá أسوكنا يأمر الله سبحانه وتعالى بتسفيد مرضة الشياطين ó ń ọlọ́ni tí ọgbọ́n bá ti dé ọlọ́run ni wọ́n mú èsùsọ àtàwọn èèyàn rẹ̀ wọ́n kan wá ní ṣe àtúnrà a máa mú tí ni náà o ìmọ̀ ń yàtọ̀ ń bá ọ̀rọ̀mọ̀gán òkè pọ́ o ṣùgbọ́n asátọ̀ ó ní àwọn olóyè àwọn tí a jọ ń ṣèjọba yàtọ̀ àwọn aráàlú wọn èdí àwọn àyàn mẹ́lẹ̀ àwọn ìṣùwẹ́rẹ àwọn lóṣìkù ti ń dá àwọn tẹ́rì láàmú kẹ́ẹ̀lẹ́ mọ̀kòkòrò òǹfóníá nígbà arú ọmọ èṣù tí ẹ̀ ń gbé lọ́tẹ́sẹ̀ rákò tí ń bómi lójú irú àgbàlagbà àti a irú àgbàlagbà wo ni irú ẹni wá ń fọ́yẹ̀ ọ́sẹ̀kún táìmù nù ọni ọtún ti sẹ́lára àwọn tẹ́ tún rí káàkiri aláwọ̀ ògbóǹtarì bí wọn wọ́n ti mú aṣọ jẹmọ́ àwà náà sì rí bẹ́ẹ̀ ẹ ma rí àwọn èèyàn kan mọ́sálásí lásìkò jẹmọ́ ẹ̀mọ́ fi ọ́sẹ̀ yẹ̀yẹ́ o wọ́n mẹ́sù só ní o irun orí ẹlòmí àyèyàn ọmọ jápé ìwòrán só ní kọlá yóò ẹ mọ̀ ọmọ wọ̀lọ́n tánàbí sọ yìí bó ṣe rínú ẹ mọ̀mọ̀ kò ṣe rí bẹ́ ẹ pàtẹ wáàsì nígbàtí ò bá sí Ramadan àti ìgbà Ramadan ẹ pàtẹ wáàsì ẹ máa wo báwọn èèyàn ó ṣe jókòó tí wọ́n mọ̀ gbọ́rọ̀ lọ ẹ wò sígbà tí ó bá sí Ramadan inú kẹ́kọ́ ah, àwọn ẹ̀fẹ́ ṣe wá Ramadan ẹjẹ́ aṣẹ́wọ̀n ìrètí Ramadan ẹjẹ́ aṣẹ́pẹ́já àmàrí bọ́ọ̀ láàṣẹ wá mẹ́yìn oṣù a ma ma ta bá ti rí bí àwọn tí a mọ yìí rẹ̀ bí ẹ ṣe ń bá lò wa hadha Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu idha sama la yuftiru illa ma'al masakin tí Abdullah Umar bá dáwẹ̀ kèèdá sínú ohun àtàwọn yóò lọ mọ́sánásí tọ́wà yẹn fílátà tí a máa bọ̀ lé àwọn aláìní tí mo sọ́pàá wọ́n bà máa tẹ̀lé wọ́n tẹ̀lé wọlé má ti gbóúnjẹ́lẹ̀ wọ́n jọ máa jẹun. fàìzà mọ́nà hún àánúhù àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ ìjọ tí wọ́n bá ti fi sísẹ́mù fojú lé àwọn díẹ̀ tí ó èdí sàárì padà. pé sẹ́lẹ́mì náà lẹ́fẹ́ pẹ́lẹ́ tẹ́ẹ̀fí lọ lé àwọn ilé ìkúnlẹ̀ yìí ni ìṣì ní jọ yìí náà láwọn ará lè lárábárọ̀ eh, ó wa bí wọ́n bá ti ẹ̀rí bí òkèlè bí méjì mẹ́ta jẹ́ mẹ́ ó pé àjú kí wọ́n sọ páwọn òní jẹ́ Abi Suleiman wọlé ọlọ́run sì ti ayé lẹ̀ fún ẹni ẹni ọlọ́ni ọlọ́n tí ayé lẹ̀ fún kana yufattiru kulla yawmin mi'ata shakhsin so afan khamsa mi'a insanin 500 àwọn èèyàn inú máa sínú fún lè rẹ̀ lójoojúmọ́ ẹmọ̀ ìwé mọ́lọ́run wa kana mas'ulan anhum yóò gbogbo tí ó bá sì nídì pé ó tún nídì nǹkan ní Ramadan yóò mọ̀ gbọ́ bùkátà wọn fa'ida já al-Eid tó bá di pé ọdún bá wá dé gbogbo àwọn 500 yun yu'ti kulla wahidin minhum mi'ata dirhamin yóò mọ̀ wá fún a ní 100 dirham táà lè fi wé lápẹẹrẹ ká fi wé bí 5 million naira tí wọ́n sọ bá tún lọ tán gbogbo yín pátá ẹ̀ndọ́ ẹ pé iṣẹ́ lọ pàtì tẹ̀lẹ̀ abíkẹ̀kọ́ ló yóò tó hafán nítorí wípé wọ́n ma pàtàkì tí ń bẹ nínú oṣù tó jẹ́ sí olóore jama'a ìṣesí wọn rí lára mímọ̀ bẹ́ wa hadha alimamu shafi'i rahimahullahu ta'ala arrobi ibn hamad tọ́jú كان يخدم القرآن في رمضان إما قري القرآن من رمضان ستين مرة لا ما وكان يختم في كل شهر أبي في كل سنة خسران يختم القرآن مرتين في كل ليلة من رمضان لليون وفي كل شهر ثلاثين مرة أفا ستين مرة imam malik imam shafi tí ramadan bá dé òrùrù kùrán méjì ni máa ṣe tí ó bá sí ramadan ma oṣù kọ̀ọ̀kan kùrán 60 ni máa ṣe méjì lójúmá ìkan lójúmọ́má ìkan lóru ìkan lójúmọ́má ìkan lóru ní gbogbo oṣù tí òun náà bá ti á dé yóò wà sẹ́sẹ̀ láti máa wá ṣe méjì méjì méjì méjì méjì méjì méjì lóòrù àwọn eléyìí wọ́n ma pàtàkì Ramadan wọ́n sì ma ń tọ́rọ ọba fíbẹ̀ lórí àwọmọ̀ àníyàn ti taubari a ma pàtàkì oṣù yìí in tó wá tóbi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdàkejì ẹni àgbọ́yé o náà ni mínà ara ń tàà fi máa múra di Ramadan o ní ká ti máa reduce oúnjẹ tàǹjẹ láti sùn wọn ni ní a mẹ́jẹun pẹ́ mẹ́ta o ṣùgbọ́n fùfù tí ó bá jẹ méje ní jẹ ìsọ́dí mẹ́ta báyìí ní jókù ẹ̀kan ni ó ti jẹ búrẹ́dì 3000 ẹsọ́dún 400 sí 500 ìmọ̀bíọ́n ṣe ń tàó ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ tọ́bá sì jẹ ráìsì ni abọ́kan ní ọmọ bá ṣe ẹsọ́dagolo mẹ́ta èyí ó mọ̀ reduce oúnjẹ lẹ̀ láti ìsìn láti ìsìn láti ìsìn àfáwà Ibrahim ibn Adham ó ní idha harata an taqdiya hajatan min hawaiji duniya wal akhirah tó bá fẹ́ gbọ́ bùkátà kan tó ní bá ṣe pẹ̀láyé àbí bùkátà alìkìyàmà bùkátà olóní bá sí pẹ̀láyé ọ̀fẹ́ bí sí pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe láti fi rówó àbí bùkátà alìkìyàmà ọ̀fẹ́ ma yẹnà fìlà dáadáa mo fẹ́ pọ̀ tí láwátùl Qur'an ó sì ọlọ́ni àfá àfá ní ìdá àkáltà fálà tashba tó bá fa'ina ṣíbáà yúgọ yíula akílá torí téèyàn bá ti ń yáyò jù ìmá change ọ̀pọ̀lọpọ̀ níbi tó fẹ́ sí tẹ́lẹ̀ síbi nkàmí àwọn eléyìí wọ́n gbọ́yé ẹgbọ́n tí àbúlẹ̀bínú Umaru ń sọ o ni máa ṣẹ̀bí ìtù múndù àsìlámùtù láti gbà mo ti gbé tí mo wà lọ́rọ̀ bá mi tí mo tí ó sọpá wọ́n náà ti gbọ́ lọ́n ti kọ̀ǹkẹ́lẹ̀ tí mo sì gbà sílámù ìyìn jẹun kí yórí yóò sì rí bẹ́ẹ̀ wàhádà alimamu shafi'i rahimahullahu ta'ala imamu shafi'i ń fẹ́nara wọ́n sọ wípé ma shabi'tu mundu sittata ashara sana láti 16 years ago mo se mẹ́jọ́ ọ̀rọ̀ ìyìn jàjẹ yóò jẹ pé mo jẹun fẹ́ tí ń sì rí tí wọ́n fẹ́ ṣe ṣe tí ma ti jẹ́mbẹ̀ mú ti stop àsìkò yí ìlàwó èèyàn máa sọ́ra wọn ní jẹ́núdekú bákan ní ẹ́ jẹ́bà ní bàdàn john wọ́n ti kó jẹ́núdekú pé ẹ̀dùó in kàmára wọn tí ń bá fẹ́ mẹ́rù yóò di ẹ̀yìn 15 Ramadan ìgbà tí ń pàrú wọ 15 yòkú yìí ṣe dédé bí mo ṣe bẹ̀rẹ̀ Ramadan yà bẹ̀rù jẹ́ yìí ẹlòmíì tí ẹ̀ tàgẹ́tì ẹ̀ pé sí Ramadan èmi ó fi sára ní wọ́n bá pòkọ white ẹ̀kọ́ yẹ́lò sólónú yóò tún ní ògì bàbá náà lẹ́gbẹ̀ẹ́ kan picnic three crown yóò gbúlẹ̀ báyìí yóò fi ọ̀gẹ̀rẹ̀ bí apple bí èsì òsìgbọ́dọ̀ kọjá wájú ẹ̀ kọ́nà ni wọ́n mú ó jùnú ní kéde yóò sì jókónù ní wá gbàwó láti 5:30 ni wọ́n ti kò mọ́ wọ́n àgbàgbò wájú aago náà lẹ́gbẹ́ wájú ẹkún bí ọwọ́ ẹkún bí àwọn náà lè pè kí láago wí <laughs> ọ̀pẹ̀lẹ́ time nílákan wájú ẹ ìkẹrẹ tó dẹ̀ mọ̀ wọ́yìí àwẹ̀ ni tọ́bọ̀ wá jẹ́ sáàrì ni wọ́n gbàgbò náà wájú wọ́n àbẹ̀rẹ̀ wọ́n ọ̀kọ́ jẹ fùfú kéyàn máa bẹ̀rẹ̀ sàárì látago méjì jẹ fùfú tán ọba jẹ ẹ̀yẹ 30 minutes wọ́n jámùlà dúdú wọ́n ọ̀kọ́ mọ̀kọ́lé tí bá ti ń lọ bí ọwọ́ 4 wọ́n jẹ búrẹ́dì àtẹ̀wà oyin ni o tí 5 bá fẹsẹ̀ nílẹ̀ báyìí yọ́ bọ̀ bí egú àtẹ̀wà tó bá ti á di pé alfajari ọ̀yọ́ 530 wọ́n kẹja jẹ wọ́n àmú brẹ́dìsì àtomi kí ló tó báyìí jẹmọ́ra agbọ́dọ̀ kọ̀ lálà oúnjẹ wa torí kí ni lè anna tẹ̀kìlílà tọ̀hán maqsadun min maqasidi siyam wọ́n fẹ́ ká fi ká ara àwọn tọ́rọ fẹ́ ká torí ẹgbàwẹ̀ ọ fẹ́ ká ma ìrora tí ń bẹ fún àwọn tó jẹ́ pé tí wọn ọ̀bà rìnrìnrìn làágùn wọn ò ní rí tí wọ́n jẹ́ ebi iní máa ṣáájú ayò tí wọn káwà náà lè fílẹ̀ ọlọ́run bá ń pàtàkì láṣẹ wípé máa sọ wípé ọba dẹ́dà dákùn ṣàánú mi inni as'aluka fílà masakin ẹwẹ̀ mọ́bọ́ arábì máa fi sínú àdúrà rẹ pé ìwọ mi àwẹ̀ ní sí máa ń kọ́ ọ̀yàn bẹ́ ẹwà wọn lówó tẹ́lẹ̀ mi bá ti gbàrẹ̀ tọ́wọ́ ti tóbi ìjọ márùn-ún ẹ́rì tí ó ti rù pé ah, ó sì kú 25 ẹ̀ jẹ́sàrí ní iná lọ́pàá tó fi jẹ́ wípé gbogbo ẹn táwẹ̀ máa nílá ẹntẹ́nu ẹ̀ bá ti dúó bá ti mú tàbátàbà dín nìsìn yọ́pọ̀ bí ìkanáàsà wọ́n ti sẹ́kàrà yóò tó mọ́ àpò wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti fi pàdé Ramadan jama'a bákanáà a wà jẹ ẹni tó jẹ́ wípé yata'allamu fiqha ahkami ramadan iyun wà lójúṣe èmi àtẹ̀yìn báyìí bọ́ọ̀ láti máa kọ́ àgbọ́yé ramadan ramadan kó gan o lásìkò yìí in ta mọ̀ bèèrè wọ́n àwọn àfá àwọn àfẹ́ẹ̀sì ẹ̀dàkùn bó ṣe dọ̀sẹ̀ Ramadan tàfẹ́ kírùn àìlá kí ọwọ̀ tàti mú mú lọ́tún ọfẹ́bì sàlùwàlá mo ti mú tán o kí n tó rántí pé àṣàtì wọ̀nà ìsì sábà mọ́ ṣẹlẹ̀ láàrin bí ọwọ́ ọ̀sẹ̀ kan ìbẹ̀rẹ̀ Ramadan ṣùgbọ́n síṣẹlẹ̀ iná ìsábà mọ́ gbé àwọn àrí Ramadan di gbàwẹ̀gbàwẹ̀ àtàwọn bá ti mọ́lá náà kò sẹ́rò rí ẹlùmí òtí àgbòrò ẹ̀mọ́ ẹsẹ̀fẹ́ kí ni ìdàjọ́ ilé yìí àwọn ìdàjọ́ tó so mọ̀ Ramadan a ma wá béèrè lọ́tún lọ́sí mọ́já àwẹ̀ ńgbà báyìí sí ìsìsán báyìí àbí ìsìsán bákanáà mọ̀ntọ́mọ̀ lọ́lásìkò báyìí ah, bákanáà ẹgbà mi travel tó wá dé padà lọ́sàn kò sì gbà àwẹ̀ kú ọ̀làjò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tọ́lọ sí èèyàn tó ilé èṣú láti fi ìyókù náà pọ̀ òṣùlé a mọ̀ wá bèèrè a mọ̀ gbàdàjú ẹ̀sìn ẹ̀dàkùn kí n túnmẹ̀ ilé kí n túnmẹ̀ ilé eléyìí ní túnmà pé àfẹ́ gba àgbàdànú àwẹ̀ jọmẹ́ẹ̀jọ Ramadan lòdé yìí azimu wa o náà ni ká mú ìṣesí Ànábì sallallahu alaihi wasallam àti ṣe sí àwọn salaf látorí àwọn sọ̀hábà àwọn pàdé àwẹ̀ tọ̀ bábá wọn láyé bí ẹni pé wọn ní gbà mímọ̀ ẹn tí bá máa gbà bẹ́ẹ̀ à okù oríire o Ànábì sallallahu alaihi wasallam min hadithi Abi Hurairah radiyallahu ta'ala anhu wal hadith fi sahihayn usran man sama غفر له ما تقدم من ذنبي ẹn bá gba Ramadan ìmánà ní ti gbàgbọ́ wípé ilé ò sí rá nítorí pé rúkúnù kan ni min àrùkárí Islam òpó kan ni ní òpó ẹ̀sẹ̀ Islami ọba di fún lọ́dún kejì tó dé ní sàbá ọdún yẹn oṣù wájú ẹbẹ̀rẹ̀ sí gbà ó fẹ́mi ọba Adẹ́dà ó sì ń di ẹ̀sìn فصام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات Ànábì gba Ramadan mẹ́sàn kódà nínú mẹ́sẹ̀ẹ̀sán ẹyọ kan bẹ̀ ẹ̀lú pítàtì ṣùgbọ́n àrítàtì Ànábì pàtàtì na salawatu rabbi wa salamu alayhi àwọn àgbà imanan wa ihtisaban ihtisabu ní sẹ́dẹ̀ èèyàn bá ń ṣe tọ́wọ́ jẹ́ pẹ́ tí ó mú pariwo ní pariwo òdì ìbẹ̀rù ọlọ́run àti tí ìrìnkàlọ́dọ́ ọlọ́run bẹ̀ yóò sì mọ́ dákẹ́ ìtìsáàpù yìí tó bá ti wọnú sí èyàn gbogbo ǹdẹ́yàn gbáyé sí ọba di ìbàdá odó wájú ọmọ ń kọlẹ́kọ̀ ọwá ogun ọmọ ń lọ ọ̀bàdàdà ayá ìyájọ fún gbána òtù yìí máa rí wọ́n ah, nígbà ń bá wá ń sùn ọlá tí ah, ní mọ̀ nǹkan yìí kọ̀rọ̀mìnàrùn tó tọ́ ṣùgbọ́n á ìní síbẹ̀ ìdákéjì ẹ̀ bóòrùn se ń kún fẹ́m fẹ́m fẹ́m àmàbàdàrí ó sì kàṣẹ́ sórí àga ọwà akọ́sójú bọ́ọ̀dù ọmọ ọlọ́mọ kò lè pàbàbùn bàbá lọ́bá sọ̀rọ̀ àwọn náà ọba tí ẹni mọ̀ ìhtisáàbù ní subhanallah ìwọ̀n wẹ́yìn àfá ẹni tí mọ̀ wà ọ̀gá mi àtẹ̀lé àwọn àtàmà mẹ́rin ẹwù nǹkan mú sí sí kí ẹ̀mí àwọn mùsùlùmí tẹ́bíríkì tẹ̀kútẹ̀ in sáré kéré ah ọlọ́run dákun bí mi náà ṣe ń dáàbò bú ẹ̀mí wọn gbogbo bí nǹkan tèmi náà wà ìdákẹ́jì ẹ̀ ń gbò lágbéra ní ìsìn tí

nígbàtí ó sùn ẹ̀lé àṣápadà jì ní quarter after six kò sínú tẹ́lẹ̀ náà kò rú jẹta rí mí ah! kí ló wá fẹ́ ṣe báyìí nígbàtí ìdágo mẹ́sàn àbọ̀ láàárọ̀ ọwọ̀ tó rẹ̀tìlẹ̀ méjì kò wà rí nàmá nígbà 12 subhanallah in tí ó ṣàìwí ìtí wínú ó ti síkùrà ní gbogbo ojú ẹ̀ ti dúdú kò rí nǹkankan tí a kọ sí ah! dákun àlìjẹ náà méjì ọ̀bọ́ lọ́kùsànú o bí ó ṣe pa ilá lọ́bọ́ mẹ́sàrásí ó sì lọ dẹ́rí lọ́bá bórí táìsì alhamdulillah ó sùn lọ wọ́n jí ní asìrì kò torí ẹ̀bìnú ah, ẹbá ti fi mí gbàmù ti sùn ẹ̀dàkùn ní ìjẹ́sàárí ẹgbẹ́kọ̀ọ́gọ́lọ́dún ẹ̀ títítítítí àwẹ́ ń sì fi ẹkọ oríbodù ó bàbá ìyìn tó lè gbé èèyàn kára kò sí ẹn tí ò ní ìtìsáàbù wọlé kan náà ojú ojú ẹjẹ̀ bó sì wọlé ìkúnra ó sì wọlé náà kọ mọ́ bàmì sọpọ̀ ní tíndí o bákan náà ẹn tó bá fẹ́ sọ́wàdà kàwàdà náà kọ ẹjọ́ ìtàfijọ túká kòtò 30 minutes ní ìfẹ́ gbúrò ní kankan kí ni ìdọ̀kọ̀ ìlú òkè ẹ̀tẹ̀ gbogbo eléyìn ní ìfẹ́rù tí ìtò nǹkan ni tó bá mú ọmọ ní ilé orógùn ní ìmọ̀ àwọn orógùn ti jẹ́ múnibàrágbájá náà ti mọ̀ tí wọ́n bá ti àwẹ̀ bí fi àwẹ̀ ń sọ sọ pé Islam àwẹ̀ fi sí náà lọ́bàjẹ́

so ọba dẹ́dà ó ti parí ẹ̀ látẹnu ànẹ́bìrẹ̀ wípé kullu muyassarun lima khuliqa lah ó ń kálukú in tí a dá fún náà ni ọ in tí a dẹ̀wà fún láǹsí ẹlòmí in kàánú wa ó sì dé sáàlì ọkàn rẹ̀ nígbà wọn ọ̀dá fẹ́lẹ̀ ẹ̀sìn yẹn ó ma ń wúyẹ̀ bọ̀ tí múrẹ̀ ah, sí ń kí lẹ́mà lójúmọ́ ma fi ṣọ́pù ma fi ọ́fíìsì lẹ̀ fi bó ṣe òun sì rẹ̀ yóò jìlọ bí iṣẹ́ 430 torí kò ní gbé tọ́bẹ̀ ibi 5 yóò lè ti bí iṣẹ́ yóò sì wọlé padà ní 1230 ìsì sì sí ò lé ní ẹ̀ nítorí pé ibi ẹ́ kó ayé ti ẹ̀ sínú èntẹ́yìn ìṣe ni ó rípo sí kí ni ó rípo lè ó lè torí owó lọ kò ní ni yóò sì máa gbọ́ ẹ̀yìn tẹ́ pé but ah fasting fasting tẹ́ ṣe gidi àkòízí ah, o tó bá sì fẹ́ ọlọ́run sí ajẹjẹ o Ramadan náà ti dé tán o mẹ́jà wà ní ẹn tí múra dè tí ó gbà lábẹ́ pẹ́ o ọlọ́njọ́ dákun àwọn bàbá wa nílẹ̀ Yorùbá nígbàtí tí a máa sọ Ramadan ẹmẹ́ka yóò kí Ramadan tí Ramadan bí bá ti ń bọ̀ báyìí ni ó gbé sàásù

àbẹ́ẹ̀sì òwe mọ́mí láyé sí kẹta wọ́n jẹ nlé so a mọ̀ sọ̀rọ̀jọ́ òkèké ní àsìkò mi ṣùgbọ́n sàrìsáàbù ìyá ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run o inú wa ń dùn a tún ti bá Ramadan mi tún ti bá wa ọlọ́run dọ́jàre ibi kó kù sí gẹ́rẹ́gẹ́rẹ́ eh àwọn àgbàlagbà wọ́n o kò sì jọta ají tẹ́rọ rìn ọ̀run ní àmì o kò sì jọta ají ibi ó kù sí

àfi bí panú bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi ta'abbadana bi siyam shahr ramadan waj'ala siyamahu kaffaratan lidhunubina wa mutahhiran lidhunubina wa lisayyi'atina ahmaduhu wa ujalliluhu wa ukabbiruhu wa u'alliluhu wa ashkuru ala ni'amihi zayratan wa batinah وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد أظلنا شهر مبارك شهر تفتح فيه أبواب الجنة الثمانية شهر تغلق فيه أبواب النيران شهر لله سبحانه وتعالى في كل ليلة منه أتقاء من النيران شهر تصفد فيه مردة الشياطين أمة الإسلام وسارعوا وبادروا إلى طلب الخيرات عند الرحمن في هذا الشهر المبارك وقد سماه الله سبحانه وتعالى شهرا مباركا لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله تعالى الأرضاء والحديث مخرج في الصحيحين من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي لكن عباد الله كيف نستقبل هذا الشهر المبارك كيف نستقبله لا بد أن نستقبل هذا الشهر بنية صالحة لا بد من العزم على بالإقبال على الأمان الصالحة من إنفاق وجود وتلاوة القرآن وتسبيح فهذا الشهر شهر تسبيح وقرآن كما قال بعضهم واتل القرآن فيه مجتهدا واتل القرآن وسبي فيه مجتهدا فإنه شهر تسبيح وقرآن أمة الإسلام نستقبل هذا الشهر بنية صالحة ونحمد الله سبحانه وتعالى على أنه أبقانا إلى هذا العام ثم نستقبل أيضا بتوبة نصوح بتوبة صادقة لا بد لنا أن نقلع لا بد لنا أن نقلع من الذنوب الماضية قبل دخول هذا الشارع المبارك فإن الله سبحانه وتعالى قد بسط يده بالنهار ليتوب مسيء الليل وكذلك بسط يده في جوف الليل ليتوب إليه مسيء النهار أمة الإسلام فإذا أمر الله سبحانه وتعالى بفتح أبواب الجنة في رمضان وإجلاك أبواب النيران في رمضان فهذا يشعر المذنب بأن الله سبحانه وتعالى يعامله برحمته إن تاب توبة نسوحا لو سئلتم عما قال ربكم في نفسي قولوا كتب على نفسه الرحمة بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الإبراكين أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفار الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أمة الإسلام لا بد لنا من معرفة شرف هذا الشهر وفضل هذا الشهر فإذا عرفنا شرف هذا الشهر فإننا نزداد بذلك عبادة لله سبحانه وتعالى ما ظنكم بأمير المؤمنين أمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه إن تريدون أن تحدثوا أما كان يعمل في أيام رمضان حدثوا فلا حرج كان إذا جاء شهر رمضان يقول مرحبا بمطهرنا من الذنوب وهذا ابنه عبد الله كان لا يفطر وحده بل كان يفطر مع المساكين وإذا منع أهله المساكين من الدخول معه لم يتعشى تلك الليلة فما ظنكم بحماد ابن أبي سليمان كان يفطر في كل يوم من شهر رمضان خمسمائة إنسان وكان مسؤولا عن معيشتهم أيام رمضان فإذا ذهب رمضان يعطي كل واحد منهم مئة درهم أمة الإسلام قللوا من الطعام في هذه الأيام استعدادا واستقبالا لرمضان المبارك ماذا قال العلامة إبراهيم ابن أدهم عن الطعام وعن الشبه قال من أراد إذا أردت أن تقضي حاجة من عوائد الدنيا والآخرة فلا تأكل حتى تقضيها فإن الشبع يغير العقل أما تسمعون إلى ما قال الإمام الشافعي رحمه الله تعالى قال ما شبئت منذ ستة عشر سنة رحمه الله رحمة واسعة أمتنا مما نستقبل به رمضان التقليل والتقلل من الطعام في هذه الأيام استدادا لرمضان أمتنا لا بد لنا كذلك أن نتعلم أحكام فقه الصيام خصوصا في هذه الأيام قبل دخول رمضان حتى نصوم على نحو يرضي الله سبحانه وتعالى عنا اللهم ربنا وفقنا اللهم ربنا وفقنا واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان ووفقنا بصيام وقيامه على نحو يرضيك عنا اللهم ربنا وفقنا بليلة القدر ووفقنا بقيامه على نحو يرضيك عنا يا أرحم الراحمين يا أجود الأجودين اللهم ربنا بيض وجوهنا يوم بيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين أمتنا وألموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحية الثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا Sorry.